الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته نعم لي تسواج لوري أو ألايتي أن شفوا روا لوري البدعة في الدين لوري أوان كتيون جي أدادا لنينو اسم الإسلام أتشي ألايفوا روا نسوكي نقبع أدادا لدين البدعة دين àwọn ìdájọ́ rẹ̀ àti àwọn oníranran àti díẹ̀ nínú àwọn àpẹẹrẹ tó wà fún alìbídà àfidín so but general qaida general principle náà ni wípé gbogbo nǹkan tí ó bá ti fi ń jọ́sìn fún ọlọ́run ọba tawa e, tírísẹ̀ tàwà ríbi tírísẹ̀ e dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam àtàwọn sahaba fa huwa albidaa so ilé tí a ń ṣàlàyé lọ ni àwọn ìdí olówá ló ń fa àwọn kí nìkan tó ń jẹ́ ìdí àwọn àwùjọ a ti ṣe àlàyé àkọ́kọ́ wípé alijahal bi ahkami din o ni àìmọ̀ká nípa àwọn ìdájọ́ ẹ̀sìn tí yóò bá ti mọ̀ kankan kò sí bídí àti yẹn nílé ṣe nínú ẹni ittiba'ul hawa ẹlòmílì níma àmáwàlá tó ní ní ìfẹ́ẹnú ìmọ̀ tẹ̀lé fẹ́ẹnú so ẹlẹ́kẹta tí Sheikh Salih Al-Fawzan tàwọn ni at-ta'assub li ara'i ẹlẹ́kẹta nínú nǹkan tó máa ń fàyàn lọ síbi àdádálẹ̀ ni kí ẹ máa ní Eh, kíyàn ma ní partisanship ta'assub kíyàn ma blind kíyàn sá ma tẹ̀lé ní tẹ̀lé afọ́jú kíyàn ma eh, ṣẹlẹ́yàmẹ̀yà kálùbáyìn ẹlẹ́yàmẹ̀yà lórí àwọn yorùrí àwọn ẹnìkan àwọn yorùrí tó ṣe pé ó tẹ̀ tún àtakò Kùránì àti súnnà tó ní at-ta'assub li ara'i <clears throat> ó ma ń kọ díyàn kò kí jẹ́ kí yàn lè wo ẹ̀rí tán ń fún yàn má because ẹnìkan rà tó ti ń ṣerú nǹkan báyìí kí ní ìyẹ̀ ní kò dẹ̀ lẹ́rí kankan nínú ẹ̀sìn wọ́dẹ̀ ni dẹ̀ ah ní tó bá ti ṣe náà ni ní tó bá ti ṣe náà ló correct náà kí ní Qur'an Ànábì sọ nínú súnnà kẹbà ìlú ẹ̀ka iṣẹ́ ó wà ní pé ẹbọ̀ lágbájá wá ń kọ́ ilé ní pè ní ìmọ̀ ṣe lẹ́yàmẹ̀yà kí jẹ́ kí yẹn lè mani wa ma'rifatil haqq kìkí ṣe kí ni kí yẹn lè mọ̀ òdodo ni gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ nínú suratul Baqarah rí pé wa idha qila lahumu ittabi'u ma anzala Allah Ọlọ́run pé nígbà tán bá ti sọ fún wọn wípé ittabi'u ma anzala Allah ẹ tẹ̀lé ń tọ́lọ́run sọ kalẹ̀ síbò ní yìí qalu in ta ma ń sọ ní wípé bal nattabi'u ma alfayna tó ń sọ̀rọ̀ nípa kí ẹn káwọn yẹn máa sọ wípé kọmọ pẹ àwọn yẹn lọ síbi òdodo wípé ẹ tẹ̀lé òdodo kọmọ ní pé ara wù ìntàn bàbá wa tí wọ́n ń ṣe òun làwọ́ máa tẹ̀lé wọ́n tún wá sọ fánà náà pé so mọ̀nà tó wọ́n bàbá wa ní òkè so fẹ́ láwọn bàbá wa ti sọnù ní ní tó fẹ́ sọ nípa bàbá wa àbí èyàn tó ń sọ̀rọ̀ ẹgbẹ̀ kò tí ẹ̀mẹ́ṣẹ̀ bàbá kankan wọ́n kàn sọ pé kí ní tẹ́ǹṣe yìí ò dá ní in táwọn gbáyọ ní pé ah àwọn bàbá oláwọn bàbá in wasallam nígbàtà nabi jíṣẹ́ òun náà ni kí wọ́n ní pé anábi yo nǹkan táwọn fi gbáṣẹ́ rẹ̀ ní pé yẹsùgbò asnamana wa ń bú wọn

so wọ́n pa bàbá wa lọ́pọ̀ náà wọ́n fẹ́ kan yí tọ́pìkì ẹmọ lọ́wọ́ wọ́n fẹ́ kan gbogbo ẹrú ni eléyìn kọ́ wàláhì ojú ọ̀nà àwọn tí wọ́n gbádùn ni وهذا هو شأن المتعصبين اليوم من بعض أتباع المذاهب والصوفية والقبوريين bàbá ní pé ilé gangan ni ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n fẹ́rẹ̀ ẹlẹ́yàmẹ̀yà lásìkò tá a wà yìí a ní lọ́dọ̀ apákan nínú àwọn tí wọ́n al-madhaib al-fiqhiyya wọ́n mú gẹ́gẹ́ bí àwọn ojú ọ̀nà mí gẹ́gẹ́ bí ẹ̀sìn mí ni ilé dẹ́ pọ̀ gan lára wọn hanafiyya ó pọ̀ gan ó lágbára gan gẹ́gẹ́ bá fásitì mọ́ ṣàlàyé ó lágbára gan lára wọn gẹ́gẹ́ bí ẹ̀nà ni àwọn asùfíyà gẹ́gẹ́ bí kò bá jẹ́ tìjàníyà ni time tí ó dákọ bàbá ń bẹ̀ yóò fẹ́ tó 100 times àwọn bàbá intan bàbá sẹ́nu àwọn bàbá intan sẹ́nu tí intan bàbá se ni àbíntan nabi sí ok ta ló bàbá jù annabi àbá bàbá tó ń sọ yìí annabi jù gbogbo ọlọ́nà àwọn sallallahu alaihi wasallam Qur'an àti sunna ó ju ẹni bàbá lọ tí ó tó bá ti ń present fún ipé kí ní yíò intestine sọ ní bọ́ intan bàbá se lélẹ̀ intan bàbá se kọ́ yẹ gẹ́bẹ̀ náà àwọn kòbòrò yìí àwọn tó jọ́sì fún sáré tẹbá sọ mọ́kíkì intẹ́ bẹ́sí jọ́sì fún sáàrí ó wá káyà Kùránì fún wọn bá mú àbúkà àhàdí tó pọ̀ kalẹ̀ nípa wípé à ìbẹ̀rẹ̀ ẹkẹmẹ́ṣe wọ́n ni ìntàn bàbá ń ṣe nìyẹn bàbá sí fi wálẹ̀ nìyẹn wọ́n ni pé ìdàdúrù ilà tìbáì kìtàbù wà súnnà bàbá ni pé so ṣéka Fawzan wani tẹbápin ọ̀rọ̀ sí bí ma tẹ̀lé Kùránì àti súnnà wà nabdhi ma احتجوا بمذاهبهم ومشايخهم وآبائهم وأجدادهم in tí mú mọ̀ fi ṣe ẹ̀rí tí wọ́n ní wípé ah madhab wa ni ẹ̀ ojú ọ̀nà tá ń tẹ̀lé ah bó ṣe wà nínú Tìjàníyà ni ẹ̀ o àwọn bàbá bá ṣe ń ṣe ní ẹ̀ o àtàwọn bàbá lábàbá wa kódà táwọn náà ṣe ní ẹ̀ àwọn bàbá ní kiní kan àwọn bàbá nílé kiní kan bá ṣe ṣe tán fi kú ní ẹ̀ gbogbo lè nǹkan wàláhì àìfẹ́ tẹ̀lé òdodo ni òun ni èèyàn lo wọn bàbá asábàbò rọ́bìrì ìdí ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìdí tó ṣe kó ń fà táwọn yóò fi fẹ́ tẹ̀lé súnnà tí wọ́n fi ń takú lórí bídá tí wọ́n fi takú lórí bẹ́ẹ̀ òun náà ni àtàṣàbóhó belkufar Islam ti already kọwákún bẹ́ẹ̀ haram tó lágbára ni a oníkẹ́ ìmọ̀ kọ́sí àwọn kèfèrí in táwọn kèfèrí ń ṣe tọ́lọ̀ jẹ́ pàwọn fàmọ́ ń ṣàlàyé pé tó bá ní kìníkà tó ṣe pé àwọn kèfèrí náà mọ́ múra báyìí yẹ́yìn gbọ́dọ̀ múra bẹ́ẹ̀

so anabi n sọ pé sallallahu alaihi wasallam àwọn ma ń fa ní táwọn ṣe ní pé àwọn òfin wọn lẹ̀ bí a bá ti ma kọ́ ní àwọn wà fa gbogbo ọgbọ̀n bá ti wọn yóò dán níbi ní ara opposite ní kẹ́yìn bá mọ́ sí báyìí nígbàtà anabi dé Madina tó ráwọn Júù tán gbáwẹ̀ wọ́n mọ́ ẹnìkan bá nẹ́bí sallallahu alaihi wasallam láti persia gbà yẹn láti falls ẹni ìwà wa intanet ṣe ní pé ó fi gbogbo irun mọ́lẹ̀ tó kún gan ó wá fa gbogbo ọrùn gbà ànábì wá wojú rẹ̀ bà tó jòkó síwájú ànábì ó wá ti wá nọ́tìsì kórìíra ilára ànábì ah, inú bí gan pé inú bí ànábì pé sallallahu alaihi wasallam bọ́lọ̀ ìṣẹ́lú nǹkan báyìí ó wá ní pé tọ ọba wa ló ní ká máa ṣe bẹ́ẹ̀ so ima kẹ́m àwọn kèfèrí bá ṣe ń ṣe èyàn kí ń ṣe bẹ́ èyàn múra o múra bí àwọn kèfèrí ni a fẹ́ múra tọ̀ láàrin wà tí john gbogbo àwọn kíni wà láìkè kí ń ṣe in tó wà òkè atọkùnrin ni atóbìnrin ni tẹbá dẹ̀ta báyìí tẹbá lọ́ta tẹbá ráwọn tẹbá tó lọ tẹbá tẹ̀ lọ sáwọn institutions O lè fún yín àti dá Aisha mà ati debora. Yo lè fún yín gan gbogbo wọn ṣòkòtò náà kó sí obìnrin subhanallah ó gbogbo wọn wọn tọ́ gbogbo ẹ̀rẹ́dàrẹ̀dá báyìí ni gbogbo akíní ṣe bí ma kọ́ sí àwọn kèfèrí ni ṣe nínú kọ́ọ̀tọ̀ mùsùlùmí ló wà kí a máa ṣe gbogbo àwọn kàmáyẹ ni ṣe bá ti mọ ìmúra mùsùlùmí ti wá a ti mọ àwọn àwọn in tí islamu gbé fún wa tó ṣe pé kò sí kankan tó tó mọ́ but ní ìsinmi báyìí wọ́n ti jẹ́ kó àbákọ́dù lójú wa wọ́n kàn píkẹ̀ nǹkan tí ni wàláì wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ jí wa lẹ́rù ẹmọ̀ wọ́n fẹ́ gba góòdù tó wà lọ́wọ́ wa intense ni ẹ wàláì tẹ́lẹ̀ ṣe ni ẹ wọ́n fẹ́ wọ́n wọ́n wá bàgbọ́n afẹnu tẹ́mbẹ̀lú gold ẹgbẹ́nd òkúta òsíwò ló múdá ní ohun títí tán fi jẹ́ kó yẹ pẹ́rẹ́ lójú yí àwọn agbà gold àwọn agbókúta fún yí àbí panda ẹnukẹ́ useless nínú gbogbo kò sí wúlò musta'an so sheikh salih fawzan wani at-tashabbuh huwa min ashaddihim huwa min ashaddi ma yuqi'u fil bid'ah ima qasi àwọn kèfèrí nínú kan tó ń kó àwọn kama fi hadithi abi waqid al ẹ̀hẹ́n ẹ wá wo hadith Abu Waqid al-Laythi ṣẹ́rí Abu Waqid al-Laythi àti apákan nínú àwọn sahaba wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Islam ni ní ẹ̀yìn fathu Makkah nígbàtá nabi kọ́nkọ́ Makkah tán so ẹmọ wo tó ṣẹlẹ̀ ó ní kharajna ma'a rasulillah sallallahu alaihi wasallam ila Hunayn ó ní a jáde pẹ̀lú annabi sallallahu alaihi wasallam lọ sí Hunayn nígbàtí annabi bá wọn Hawazimu jani wọ́n dẹ̀ pọ̀ gan wọ́n pọ̀ gan lẹ́gbàtà nẹ́bí kọ́nkọ́ amaka àwọn tó wà haúlà amaka wọ́n pọ̀ láwọn kèfèrí ńgbà náà tí wọ́n ti gba Islam anẹ́bí ní láti lọ gbógun ti wọ́n láti bá wọn jà so àwọn ní wọ́n ẹ̀ṣẹ̀ gba Islam ní wọ́n wá tẹ̀lé anẹ́bí lọ Hunayn náà kí ogun yẹ wà nahnu hudathawu ahdin bil kufr ó ní àṣẹ̀ṣẹ̀ gba Islam gbà yẹn ni ẹgbẹ́ ti yanjú báyìí pé àṣẹ̀ṣẹ̀ gba Islam àwọn kèfèrí ń gbà náà wọ́n wá ní àwọn sídúrà igi sídúrà in ta ma ń ṣe ní wípé wọ́n ma ń ṣe ẹ̀ẹ̀tẹ̀káàfù lábẹ́rẹ̀ wọ́n lọ kó rádó lábẹ́ igi yẹn wọ́n wá fi àwọn weapons wọn wọ́n fi kọ igi yẹn wọ́n ma fi ń wá àwọn igi ah tàbá ti lọ jagun báyìí wà láyà <clears throat> àwọn ènìyàn tí wọ́n wá lùbáríkà látara yẹn ni <clears throat> so irú iṣẹ́ àwọn ẹlẹ́bọ̀dẹ̀ ni so yuqalu laha dhatu anwaatu <clears throat> ó kọta ma ń pe igi yẹn ni dhatu anwaatu famorarina bi sidratin awa kọjá lẹ́gbẹ̀ẹ́ igi mi ẹmọ wo fakulna ya rasulallah awa sọ pé ah ìwò òjíṣẹ́ Ọlọ́run Ọba ij'al lana a dhata anwaatin kama lahum dhatu anwaat wa nabi dákun báwa náà irú igi táwọn kèfèrí ní anabi dákun báwa náà wá rú rẹ irú igi náà ni rí dákun jẹ́ káwa náà ní dhatu anwaat ẹ̀rí pé àwọn ẹlẹ́bọ̀nà rí tán ṣe kí ní ẹ̀ àwọn náà wà wípé ah, ẹ̀bí akáwà náà máa ṣe ń ti wà anẹ́bì ní pé allahu akbar intanẹ́bì ṣe ní anẹ́bì níbi ìrìwáyà mẹ́ta allahu akbar allahu akbar kultum walladhi nafsi biyadi kama qalat banu isra'il anẹ́bì ní pé tẹ́ṣe yìí tẹ́mọ́ tẹ́ṣe yìí tí wọ́n sọ fún annabi musa alayhi salamu yí pé ij'al lana ilahan kama lahum alihatun tẹ́bà gbàgbé níbi tànábì isa nígbà tó ń kọ́ ọmọ banu israeli lọ wọ́n wá kọjá lẹ́gbẹ̀ àwọn ẹlẹ́bọ̀ tán jọ́sìn fún òsà nígbà tán wá débì kan wá sọ fún musa pé wo dákùnbá náà wá òsà gẹ́bà lè nà sí lóòsà káwọn ọmọ jọ́sìn fún annabi ah, anabi muhammad sallallahu alaihi wasallam sọ fáwọn sàhábà ipe in tẹ́ sọ yìí ó dẹ̀ gẹ́gẹ́ bí nǹkan táwọn àbànú israeli sọ fún mọ́sá ibi kan báwọn wá ọlọ́run kan gẹ́gẹ́ bí àwọn ilé nẹ́sẹ̀ lọ́lọ́run anabi wá ní pé kínápé latattabi'unna innaha sunan qultum nafsi biyadihi àti kayan so latarkabunna sunana man kana qablakum anabi ní kí bẹ́ẹ̀ sì máa ṣe náà ni ẹ padà máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tàti wá bí fọ́yín so tó bá ní kẹwàá hadith yíò bàbá ní pé fàfí hádà hadith an na tashabbuha bil kufar huwa alladhi hamala bani isra'il wa ba'd ashabi muhammadin sallallahu alaihi wasallam an yatlubu hádà talab al qabih min nabiyihim a ṣe pé hadith yìí ń tọ́ka lórí wípé ìfẹ́ mọ́ kọ́ sí àwọn kèfèrí fáwọn kírísítẹ́nì náà ń ṣe ẹjú káwọn àwọn kírísítẹ́nì bá ṣe ń ṣe àwọn jíù gan ṣe kódà àwọn olóòsà ń ṣe kí ní ló fẹ́ kó bá wọn tí wọ́n tẹ̀lé ànábì Isa ànábì Musa alayhi salam

ويتبركون بها من دون الله ولفا كما في بيري كان في بان بيجي كالي تما والبركه لاري وهذا هو نفس الواقع اليوم اللي ده ني تين شله لeni tí ó pamọ́ fẹ́ ni kọ̀ọ̀kan wa fi amal albid'a wa shirkiyat leni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn muslimi wallahi wọ́n blind follow àwọn ẹlẹ́bọ àtàwọn kèfèrí ni púpọ̀ nínú kẹta lómi fi ń ṣẹ́sìn tó bá ní kò tírèsẹ̀ ó rí pé àwọn jíò àtàwọn kírísítẹ́nì ni jẹ́ kí a mẹ́ pẹ̀rẹ̀ wá àpẹẹrẹ ní o mọ́ ń dá kíyàn mọ́ wá kíyàn lè bá mọ̀ ipé lè bá mọ̀ ipé hey eléyìí ó dánkẹ́ mìíràn ti kó sí o nínú ẹ̀ ni àwọn tàhájùdù táwọn yàrá mọ́ lọ lóògùn yẹn táwọn alásàlátù máa arrange so ti ma bi so ogun ni tí wọ́n gbomi lọ tí wọ́n kú ọṣẹ lọ tó bá ń lọ sam masadi wọ́n lọ nìyẹn jackmal gbogbo ẹjakujaku báyẹn wọ́n lọ káàkiri nìyẹn so kí ni nǹkan tó gbé ọlọ síbi pé ìmọ̀ gbomi lọ ṣé wọ́n ti kárí nínú Qur'an àbí sunna ó ti gbọ́ pé annabi bá ń ṣàdúrà o sallallahu alaihi wasallam wọ́n tó mi síwájú báyìí ọṣẹ iṣu ànàmọ́ gbogbo àwọn kò síwájú báyìí wọ́n làwọn ń ṣàdúrà sí omi 5 litres 10 litres 25 litres wọ́n ń kó lọ nìyẹn òróró bẹ́ẹ̀ ni àyán kó oró lọ́nà wọ́lá oró ṣe wọ́n gbọ́rí nínú ẹ̀sì Islam pa ń kó oró lọ síbi lọ ṣàdúwà ní ìsinmi àwọn yẹn kó oró lọ tánà fi ń kọ́ ṣe àwọn kírísítẹ́nì ni ṣe máa kírísítẹ́nì náà lọ sóòrù àwọn kírísítẹ́nì náà lọ sóòrù náà kẹ́kọ́ sínú àwọn mùsùlùmí tàhájùdù tá muzammil qumil layla illa qalilan nisfahu àwín kùsùmín hukọlílan àwùzíra aléhì wọ̀rọ̀tìlì kòránì tàbítìlá ìntánàbí tọ́lọ̀nà kánàbí sí ni ẹfà jí lóòrù kó kírun ẹ̀rà rí pé èyí táwọn yẹwa ń ṣe yìí ó ti wá gbé tó wà nínú ẹ̀sì gbẹmọ́ lọ́wọ́ èyàn mélòó ló ń jí lóòrù tó ń ṣe náfìlà nú lérè pẹ́kọ́ irú ìtànàbí e ma ń ṣe yẹ́ o ànábì ma ń kí rọ́ka 11 àbí 13 gbogbo ogun àwọn jákùjákù lápàdà àmọ́ fi substitute ẹ̀ ní ìsinmá ìmọ̀ kó mẹ́lọ báyìí àwọn kèfèrí lóní àwọn musulmi náà ti ṣe lé ní ìmọ̀ lórí àpáta akámọ̀ lórí àpáta ní àràfátágò láìpẹ́ tó bá wo fídíò dáadáa youtube ní àbí lórí facebook ní ó ra àwọn musulmi lápáta sóbi tápọ̀ bámú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn àyè tó pọ̀ lórí àpáta àwọn oní ma ń ṣe bẹ́ẹ̀ ókè ládùúgbò tí àwọn oní ma ń wọ̀lá àwọn sẹ̀lẹ́ lásàlátù àwọn orí tánmà kọ mímá kíní kan ẹyẹ funfun mímá kíní wọ́lá musulmi kọ lásàlátù ní ṣe rẹ̀ gbogbo ilé ìsẹ̀bí ìmọ̀ ọkọ́sí àwọn kèfèrí ni ikú ẹ wọ́n ti ń ṣe kí ló fa Muharram 1 ọdún ìjírá stadium o mọ́ tán fi ń ṣe yàrí in tán fi gbé kíní ẹ̀ ọdún kò tí lè ní ìwòbí ó ti lè tó 30 years wọ́n lọ jásí lókínà ní káfẹ́ January 1 àwọn náà gbọdọ̀ máa gbọ́ ilé Muharram 1 àwọn kírísítẹ̀nì náà lọ máa ń sọdún January 1 àwọn náà gbọdọ̀ máa ṣe first of hijra kò sáà sí kíní kan tí wọ́n ń ṣe tí ìbá ń ṣe kọ́ àní inú ṣe intanabila ike yóò padà ṣẹlẹ̀ ike àwọn yóò máa tẹ̀lé súnnà anẹ́bípe ní súnnà before yín wọ́n fi súnnà anẹ́bí rẹ̀ wọ́n wà before yín anẹ́bí ni hadhihi al-hudhah bil-hudhah gẹ́gẹ́ bẹ́sẹ̀ bàtà méjì ṣe máa jọra wọn in as in perfectly tí wọ́n ṣe dáadáa exactly gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà ni so ló jẹ́ pé ní wàláhì ẹ jẹ́ ká gbìyànjú ní ìsinmi àìná tẹbà tún kọjá láàmàsájìdì mọ́sílájì kan bẹ lọ́lọ́kẹ́ bẹ̀ẹ̀ tí mo ti máa ń kọjá tẹbà ń bọ̀ lọ́ọ̀kan tẹ́ bá ti débẹ̀ ẹ a chọ́ọ̀chì format bá ti ń sàdúwà olúwa ò wẹ́ wàláhì a kírísẹ́ni tẹbà débẹ̀ tẹbà ah àwọn ìyá wa náà wà ní bá tó ṣe ń ṣe gan tátùmọ̀ náà sókè báyìí tó máa ṣe báyìí tó máa bí ìpá ń já bá ṣe máa ń já ní chọ́ọ̀chì yẹn fáyà subhanallah hadha huwa al-islam ṣe islam tán nabi muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ lórí àtàkínánpẹ̀ tashabbuhu bil kuffar ìgbà àwọn kírísítẹ́nì ń ṣe náà ni àwọn kèfèrí ń ṣe ni ní púpọ̀ náà àwọn sàlátù ní ti báyìí kí náà bá jájú ọ̀tá ni ní tọbádé ní church ọ̀tá náà ọ̀tá léwá ọ̀tá kìíní kan ogun ọ̀rọ̀ iná yé kíni kíni iná ni kíni ọ̀tá wọn ò sì tán tó fi kú àwọn ìyá mi tán fi kú lé ní báyìí ọ̀tá náà bájá ọ̀tá ló pa wọ́n nítorí kò sí ẹ̀kọ́ ìsìlámù mọ́ kò sí teaching ìsìlámù mọ́ bá ṣe ń jẹun ní church tán gba ìdámẹ́wàá táwọn lo mọ́ tó bọ́ ṣe wọ́tá ṣe bẹ́ẹ̀ làwọn mùsùlùmí náà ṣe lé ní báyìí kìíní kan ẹnìkan ní ká mọ́ ta ló ní ẹmọ gba owó àwọn èèyàn lọ́nà ìtọ́ ta ló ní ẹmọ gba owó àwọn èèyàn ìjọ́ ọ̀là sí àdúwà fáwọn èèyàn sallallahu alaihi wasallam anẹ́bí ta ń tẹ̀lé tó wá lẹ́fọwọ́ àdúwà lẹ́ ìjọ́ ọ̀là nẹ́bí ni pé ẹmọ wá síwájú bàbá àfá ẹ̀dàníyà sọ́wọ́ ẹ̀dàníyà sí ọmọ mi ti bẹ́ kìníkan kìníkan kìníkan bismillah fatiha ẹfowó kalẹ̀ ìjọ́ ọ̀là nẹ́bí ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam owó yà káǹtì ta ní lọ ṣe bá ń kàtà àwọn àfáì ní lọ ṣe fi àwọn èèyàn wọ́n kàn fi wọ́n jẹun ní náà ah gbogbo àwọn kíni wàláhì tashabbuhu bil kuffari ni ta bá fẹ́ tẹ̀lé bẹ́sì se mú wá gẹ́gẹ́gẹ́ bó ṣe wọ́n Kùránì àti Sunnah àfi ká pa ọgbà kíní ìtì káwà bẹ̀rẹ̀ sí ní mọ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sì nípa ipé bóòlà nẹ́bì se mọ́ ń ṣàdúwà àti anẹ́bì sá ṣàdúwà bóò ní ṣe ń ṣe tọ́lọ́ sí ń gbá ihe bóò ní ṣe ń kírun bóò ní ṣe ń gbáwẹ̀ bóò ní ṣe ń ṣe adhkar bóò ní ṣe ń ṣe tahajjud àti bẹ́ẹ̀ lọ nínú àwọn ìbàdàtì ẹjá sọ́ra fún ìmọ̀ ọkọ́ sí àwọn kèfèrí nínú àkà tó ń kọ́ àwọn sí bí albidá ni ẹ so inṣáàlá alkarim a tún jó ní ibi inṣáàlá èyí tí a mú ní ìjòkó tó ń bọ̀ náà nípa kí islam kúrò lára àwọn tí wọ́n pèpè sí ni ojú ọ̀nà àwọn tó wà lórí sunna níbi ma ṣe rọ́dù fún àwọn so ìkàtí sheikh salih hafizan tí wọ́n tún mention yẹ ambi Allah subhanahu wa ta'ala kó ṣe alékún orí fún ẹni kọ̀ọ̀kan wa kó ṣe wá lẹ́ni tí ó lè tẹ̀lé jọ́nà nabi sallallahu alaihi wasallam tí ó lè jìnà sí àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn هذا وصلى الله وسلم على محمد صلى الله wa وسلم وعلى آله وأصحابه bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu وأتوب assalamu السلام wa rahmatullahi wa barakatuh